نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أدوك فورا أباو ọba tí ó rẹ̀rẹ̀ àti kẹ́rẹ̀ kò yẹ kògbò láti máa sọ̀kalẹ̀ lẹ́wà lórí nínú orí rẹ̀ nínú òkè rẹ̀ nínú àánú rẹ̀ òun náà ni àkójọpọ̀ wáyìí asitọrọ alekun kí a ti gẹ ọlọ́wọ́ bá fún annabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn ará alé rẹ̀ àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí ó mọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé òní fi jẹ́ imá a tẹ̀síwájú lónìí a lórí tírawa tí a ń kà lọ láàrin ara wa òun ni durusun àwọn jòkótán kójọpọ̀ lórí àlàyé àwọn nawaqidil islam àwọn nǹkan tó lè ba islam jẹ́ mọ́yàn lọ́wọ́ àti wọ́n wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan láti bí ọdún méjì bọ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ so ibi ta wá dé òun náà ni annaqidu rabi'a nǹkan tó ń ba ìsìn jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé mani ẹ̀tàkọ́dá ẹn tó bá ní láti sọ́kàn anna hadiya ghayri rasuli sallallahu alaihi wasallam ni pé ìyànà ẹlòmí tó yàtọ̀ sí tí òjíṣẹ́ òjíṣẹ́ annabi wa muhammad sallallahu alaihi wasallam akmalu min hadihi ní kó pé ju ìlànà annabi lọ aw anna hukma ghayrihi àbí ìdájọ́ ẹlòmí ahsanu min hukmi ó dájú ìdájọ́ annabi sallallahu alaihi wasallam lọ kalladhi yufaddilu hukma at-tawaghiti ala hukmihi gẹ́bí àwọn tán gbọ́lá fún ìdájọ́ àwọn tawaghut ìdájọ́ àwọn tó ti sọ dósà àwọn tí wọ́n ń gbọ́lá fún wọn tí wọ́n fún wọn ní ìkan nínú ẹ̀tọ́ Ọlọ́run lórí ìdájọ́ annabi sallallahu alaihi wasallam fa huwa kafir bẹ́ẹ̀ kèfèrí ni gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní a ti sàlàyé ilé pẹ̀lú nǹkan tí a Sheikh Saleh al-Fawzan tí wọ́n fi tán fi sàlàyé rẹ̀ àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìkìlọ̀ fún wa àti ìyànnà àwọn abala tí ó léwu lábala yìí tí àwọn èèyàn ti dàrú láwùjọ wa àti ní àyè tó pọ̀ so a ti wo gbogbo àlàyé tó wà lérí eléyìí inú durusun fi sharhi nawaqid al-islam nǹkan tó kẹwò tó kàkù tó ní ṣe pẹ̀lú nǹkan tó ń ba ẹ̀sìn jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin yìí òun náà ni al-as'ila àwọn ìbéèrè àti ìdáhùn tí wọ́n kójọpọ̀ tí wọ́n bi afá àgbáyí olùmọ́láyì Sheikh Saleh Al-Fawzan wọ́n bi wọ́n pé su'al ìbẹ́ tí wọ́n bi wọ́n tí sí tí wọ́n fi sínú wéyìí ma hukumu man qala kí ni ìdájọ́ ẹni tó sọ pé nahnu a'lamu bi masalihi da'wati min ar-rasul sallallahu alayhi wa sallam kí ni ìdájọ́ ẹni tó fẹnu rẹ̀ sọ pé àwa anímọ̀ nípa àwọn nǹkan tó dáa fún da'wa anímọ̀ nípa àwọn nǹkan tí ó dáa fún da'wa ju òjíṣẹ́ Ọlọ́run ọba Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ wọ́n bi Sheikh Salih Fawzan pé kí ni dájọ́ ẹni tó sọ ilé jawab èsì tí Sheikh Salih Fawzan fi dáhùn wọ́n ní hadha kalamun batilun wa kufrun wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ annú ni ọ̀rọ̀ kèfèrí ni ọ̀rọ̀ gèfèrí wọ́n ní wa hadha tajhilun lirrasuli sallallahu alaihi wasallam èyàn sọ pé annabi sallallahu alaihi wasallam makakan lele èyàn jahala èyàn sọ pé annabi o ma lele hadha yadkhulu fi ash-shiqq al-awwal eléyìí wọnú apá alákọ̀ọ́kọ́ nínú kíni apá alákọ̀ọ́kọ́ ní bí ọ̀rọ̀ sheikh muhammad ibn abd al-wahhab wa huwa òun náà ni gbólóhùn هدي غير الرسول صلى الله عليه وسلم أكمل من هديه فهو كافر so Sheikh Salih Fawzān sọ pé ó sì ẹ̀wọ́nú abala alákọ̀ọ́kọ́ àbí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí Sheikh Muhammad Abdul Wahhab sọ so ní pé ẹni tó bá láti sọ́kàn pé ìlànà ẹlòmí tó yàtọ̀ sí òjíṣẹ́ Ọlọ́run Ọba Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó pé ju ìlànà rẹ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni so wọ́n dáhùn ìbéèrè eléyìí báyìí wọ́n tún ní su'alun wọ́n tún mú bèèrè mí wọ́n bí báyìí wọ́n ní fi qawli Allahi ta'ala ẹ pay attention sí question yìí dáadáa wọ́n ní fi qawli Allahi ta'ala níbi gbólóhùn Ọlọ́run Ọba títí tó ṣe pé wọ́n ma ṣe kíni wọ́n ma fi rẹ̀ wọ́n ma fi dájọ́ fi ma ṣájárọ̀ bainahum níbi nǹkan tó bá bẹ̀rẹ̀ láàrin wọn ilé ya ti ká fún wa láìmọye ìgbà so nínú wọ́n ni wọ́n ní wọ́n ala yadullu ala al-kufri bi naw'ihi sí àyà yìí báyẹn sí kò wá máa tọ́ka sí à ìran kúfùrù méjèèjì min ghayri istithna láì ṣe kíni láì fi exception sí sawa'an i'taqada aw lam ya'taqid yálà ó ní láti sọ́kẹ̀ ni àbí kò sí kíni kò ní láti sọ́kẹ̀ oye so question yìí wọ́n fi bí Sheikh Salih Fawzan pẹ̀lú àwọn nǹkan tá ti sàlàyé fún wa tẹ́lẹ̀ pé ìgbàwo ni alhukmu bi ghayri ma anzala Allah ìgbàwo ni ó ma sọ̀yàn di kèfèrí ta ni ó sọ fún wa ẹni tó bá makọ̀nà wọ́ ìgbàwo tó bá sọ lẹ́nu ok tó bá sọ lẹ́nu ó túnmọ̀ pé kíni ó ti ó ti ní lọ́kàn tẹ́lẹ̀ náà ìbáwó ok tó bá jẹ́ àníyàn mẹ́rin ok tó bá jẹ́ àníyàn tó bá sọ pé ó dáa nǹkan tọ́lọ́run hmm? bá sọ kalẹ̀ lọ tó bá sọ pé akẹgbẹ́ ni wọ́n pé méjèèjì ṣe dédé ara hmm? tó bá sọ pé ó tọ́ tó bá sọ pé ìmọ̀dájọ́ pẹ̀lú nǹkan mí tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ ní pótọ́ oye so àwọn ọ̀nà yìí àwọn ọ̀nà tí ó fi jẹ́ kúfúrù nìyẹn so ẹ wá rí pé gbogbo àwọn ọ̀nà yìí ó sì padà sí gíní ó padà sí ètì kọ́ọ̀dù ó padà sí àdìsọ́kàn so yí so ó padà sí àdìsọ́kàn ó padà sí nǹkan tó wà lọ́kàn so tó bá wí jáde láfi wá máa àwọn wọ́n bí Sheikh Sọ́lì Fawzan bí question yìí wọ́n ni pé àyà yìí àyà fala wa rabbika la yu'minun ní pé ó ń dá lórí pé kò sí ìmáni fẹ́ nìyẹn nìyẹn wọ́n bí Sheikh Sọ́lì Fawzan pé ṣé ìyẹn ò tọ́ lórí pé ẹniyàn ṣiṣẹ́ kúfùrù pẹ̀lú ojú akbar àti ó ti ṣe asgore ló ti akbar ó yé so àbótúmọ̀ pọ́ ti ṣe kúfùrù méjì náà ni min ghayri istithna láì ní máa dáyàtọ̀ pé sawa'un i'taqada aw lam ya'taqid yálà ó láti sọ́kàn rẹ̀ ní àbí láti sọ́kàn rẹ̀ oye ṣe kọ́ṣẹ̀ tán bí Sheikh Salih Fawzan ti yé báyìí nígbà kò ní ìdíkáwó kíni ká mọ̀ àdìsọ́kàn rẹ̀ oye kó tó jẹ́ eh, kèfèrí pé mujarrad kó kò dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́ tí kò fi annabi sallallahu alaihi wasallam wọn ò fi annabi dájọ́ láàrin nǹkan tó bá bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn pẹ̀lú pé ó kàn sí yẹn pọ́nbẹ̀rẹ̀ pẹ̀lú kó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé yóò mọ̀ jẹ́ kúfùrù yóò mọ̀ dá so gẹ́bà ti sàlàyé fún wa ní pé àwọn iṣẹ́ tó máa ń sọ́yàn di kèfèrí méjì ọ̀nà méjì nẹ́pin sí àwọn kan wà iṣẹ́ yẹn pọ́nbélé ní gbogbo ọ̀nà tó bá fi wá iṣẹ́ kèfèrí ní iṣẹ́ yẹn so àwọn sẹ́mi sí wà èyàn ò ní láti mọ́ kíni láti mọ́ àdìsọ́kàn rẹ̀ ọ̀yẹ́ so èyàn ò ní láti mọ́ àdìsọ́kàn rẹ̀ àwọn sẹ́mi gan sí ti wà lórí pé yóò ní lẹ́wù tí ó dé kó tó lè ṣe kíni kó tó lè sọ̀yàn di kèfèrí sàlórí fún alápẹẹrẹ àwọn ètò ìpé èyàn tí ẹ̀ nídì láti máa dìsọ́ kẹ́yàn náà az-zabhu li ghayri Allah èyàn dùn kan fún ǹkan tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá ẹwà ní à no iṣẹ́ yẹ gangan kìí ṣe kúfùrù iṣẹ́ yẹ gangan yìí ṣe kúfùrù so iṣẹ́ yẹ gangan yìí ṣe kúfùrù pé àti ìmọ̀ tí ó wà lọ́kàn rẹ̀ ah iṣẹ́ yẹ gangan kúfùrù ní gbogbo ọ̀nà tó bá fi wá gbogbo ọ̀nà tó bá ti wá kúfùrù ni very very good example mashallah na'am sabbullahi wa rasulihi mashallah barakallahu fikum so kíyàn bú Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ kíyàn bú Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ kúfùrù pọ́nbélé ni pé a ní ti pé kí ní ẹ̀ ń ara ìrìjá ìrìjá tàntàn ká ni ah àwọn èèyàn tàn ìrìjá bàbá kúrì so bàbá kúrì ń tàn jẹ́gbọ̀jẹ́gbọ̀ ìrìjá ká aláwùjọ òun àti ustaz Ìbàdàn so òun àti ustaz Ìbàdàn yẹn wọ́n ń tan jẹgbẹjẹgbẹ ìrìjá àkàlà òjò ìrìjá tó ní agbára gan ó tún ní bàbá kan náà lẹ́kọ̀ọ́ báyàn so bàbá yẹn òun náà ń tan ìrìjá àkà òun náà ń tan yálàyà ìrìjá àkà so àwọn sẹ́kàn wà kò nídìí pé àdìsọ́kà iṣẹ́ ìrangan kúfùrù ni láì ṣe kìíní tàní fún wa lápẹẹrẹ àwọn iṣẹ́ tó yẹ pé èyàn ní láti máa àdìsọ́kàn rẹ̀ kó tó lè jẹ́ kèfèrí tí ẹ̀ náà èyí tó ń se ṣàfáà pẹ̀lú amwat ok èyí tó ń ṣe ṣàfáà pẹ̀lú amwat naam example mi naam naam ẹni tó lọlé oúnjẹ alábi i know of course bẹ́ẹ̀ni ṣe tó lọlé oúnjẹ alábi tó bá lọ láì gbàágbọ́ kèèsì kèfèrí ọ̀yẹ́ bọ̀ tó bá lọ tó gbàágbọ́ eléyìí ni ó pọ̀ jù nínú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so so wọ́n ma ń lọ torí pé wọ́n fẹ́ lọ gbàágbọ́ náà bọ̀ pé ọ̀rẹ́ kan ló kàn mú lọ láti skúù pé ah, ẹlẹ́ni ṣe gbogbo yàgbàyàwà yìí òun kan wo wà báyìí báyìí kí ló kọ́ ẹ kìíní kan ìbátan tó jáde bẹ́ẹ̀ wo èmi ò gbà bọ́nù nǹkan tí bàbá yẹn sọ fa ọba àwọn pípìn yẹn kan máa fẹ́ jẹun yẹn ni ṣe ẹ̀ pé ẹlòmíì náà nílà aka ìwọ̀n bá díẹ̀ tó sì mọ̀ pé gbájú ẹ̀ ni jálàbí jẹ́ wálláhì so ìran kan inú ọ̀nà yahoo so now example mi mm-hmm. náà ẹni tó ń gbé ṣúgà kalẹ̀ fáwọn ayá fáwọn kìíní fáwọn gbogbo àwọn nǹkan báyìí so ẹ̀hán alhalf bẹ́ẹ̀ ni so kíyàn ma búra pẹ̀lú nǹkan mítí yàtọ̀ sọ́lọ́wọ́ ba bákanáà kíyàn ma sàdúwà bí sàárì so kíyàn ma sàdúwà bí sàárì tó bá sì pé ń ṣe gíní tó bá sì pé ń pe ẹni tí ó tó bá ṣe pé ó ń sàdúwà níbi sàárè bídáà àti kófúrún dúnà kófúrin so yí tàwọn lọ́wọ́ lè sọ fún wa sẹ́lẹ̀ fún alexample àwọn iṣẹ́ tó yẹ pé yóò ní láti dé lẹ́vù kan kó tó sọ̀nà di kèfèrí yóò ní láti dé lẹ́vù kan kó tó sọ̀nà di kèfèrí òun náà ní ṣe pẹ̀lú pé yóò àdìsọ́kàn ní pé kí yẹn máa àdìsọ́kàn ní ẹ̀ naam ẹ́ kí lẹ́ pé ìgbọ́nkẹ̀ tó sọ Qur'an makhluk ah ẹni wọ́n wọ́n Qur'an makhluk ohun gbólóhùn gangan kúfùrù ni oye so gbólóhùn gangan kúfùrù ni kúfùrù ni òun wà nínú kíni ó wà nínú example tó dáa ni fún ìpín ara ọkọ̀ oye now so èyí tí ó ní láti dé rẹ́bù kan bóyá bí ìfẹ́ mahabba oye so ó nífẹ̀ẹ́ èyàn ẹ̀rẹ̀kẹ́ ha bó ṣe nífẹ̀ẹ́ nìyí ó ti ṣe kíni ó ti nífẹ̀ẹ́ rẹ̀ jọlọ́wọ́ bá lọ àbó ti nífẹ̀ẹ́ rẹ̀ débi pé ó ti ṣe kíni kódà ó ti ń fi rìsáàlà nílẹ̀ fún ìpẹ́ ah àfáwà yìí òjíṣẹ́ lòun náà òjíṣẹ́ ọlọ́run lòun náà so mo ma ma jẹ́ ká gbólé yé ká bá fi gbọ́ now labas so wọ́n sọ pé wọ́n á bi Sheikh Sọ́lì Fawzan pé ṣé بنوعيه من غير استثناء لا يسكن لا يسكن exception سواء اعتقد أو لم يعتقد so yálà ó láti sọ́kàn ní àbí kò láti sọ́kàn jawab sheikh Salih Fawzan wá fèsì pé qad yakunu hunaka udhrun ẹni ilé ní excuse qad yakunu hunaka udhrun ẹni ilé sẹ́kíní ẹni ilé ní excuse wal aslu ìsìlẹ̀ ìpìlẹ̀ náà sí ni pé annahum la yu'minun wọn ò tí gbàgbọ́ hatta yuhakimuka fi ma shajara bainahum títí tí wọ́n fi fi annabi sallallahu alaihi wasallam ṣe adájọ́ àbí súnnà rẹ̀ lẹ́yìn kú annabi sallallahu alaihi wasallam níbi àwọn nǹkan tó bá bẹ̀rẹ̀ láàrin wọn walakin ṣùgbọ́n o qad yakunu hunaka ashiya àwọn nǹkan mí lè wà tadrahu anhumul kufr tí ó gbé kúfùrù kó fún wọn mislu ma fassala al ulama example rú àwọn nǹkan táwọn olùmọ́sọ ẹ wo Sheikh Salih Fawzan Sheikh Salih Fawzan wọn ò kini, kíni wọn ò wá fákọ wọn lórí pé kíni à ah, ṣe mujarrada ni ó kàn jẹ́ kúfùrù báyìí so yẹ báyìí so ní pé ìpìlẹ̀ pé á ah, yóò kàn jẹ́ kúfùrù báyìí pe á ah, hunaka udhrun torí pé ẹ máa wo àwọn ọ̀ràn méjì tá a sọ yìí pé ẹ̀yìn bẹ́ẹ̀ náà àwọn nǹkan tó jẹ́ tí kò ní bùkátà sí kéèyàn mọ́ kíni kéèyàn mọ́ àdìsọ́kàn ènìyàn iṣẹ́ yẹ kúfùrù ní gbogbo ibi tán bá ti ń rí oye irú yẹn náà tún wá rẹ̀ yìí irú yẹn náà tún wá rẹ̀ yìí ẹni yẹn náà tún lè má jẹ́ kèfèrí oye so ẹni yẹn náà tún lè má jẹ́ ẹ̀rí pé a ní ẹni yẹn náà tún ó tún lè má jẹ́ ni so yẹ kèé sí pá sọ pé ìpìlẹ̀ ni kó má jẹ́ kèfèrí oye àbí èyí tó pọ̀ jùlọ ni kó má jẹ́ kèfèrí ara kèé sí nǹkan tàn sọ ni ẹniyẹn náà tún kọ́dì oye ẹniyẹn náà tún lè má jẹ́ kèfèrí so èyí tó yẹ pé kúfùrù ló máa ń jẹ́ gbogbo wà lápẹrẹnsì ẹni tí a ẹni tó ṣe kílùkọ rẹ̀ ẹni tí ó tó yẹ pé ó dùn nǹkan fún nǹkan tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá oye so ẹni tó dùn kan fún nǹkan tí ó yàtọ̀ sọ́lọ́wọ́ ọba wọ́n sọ fún pé ah o mọ̀ pé ṣírkì ní ah inú gbó Thailand lòun tíṣẹ́ ń bọ̀ pé inú àwọn inú gbó Thailand lòun gbé pé òun kàn òun gbé afá kan ní ọkọ̀ jómi lọ́jọ́ kan lòun gba Islam lọ́wọ́ rẹ̀ so ní fún wọn ma pé ṣe kúfùrù oye so elé yóò oye àwọn haláti tó pamọ́ àwọn aláti díẹ̀ díẹ̀ tó pamọ́ pé ó lè má jẹ́ ẹniyàn lè má jẹ́ kéfèrí nìyàn so àbí látara ta'wil oye látara ta'wil so látara ta'wil burúkú àbáwọn olùmọ̀ burúkú wọ́n ṣe kí ni wọ́n ṣe nǹkan yẹn lẹ́tọ̀ fún kí ni yẹn ní pé à tẹ́ bá tẹ̀ fún kí ni tẹ́ bá tẹ̀ fún maize maize tẹ́gbà pé tí ò bá ti ni tí ò bá sí ní yàrá wọn òun náà ni interference sòfin interference so tó má sì ó sà nígbà tí wọ́n tẹ̀ fún oí so iṣẹ́ ìgẹngẹ fúnra rẹ̀ kófùrù ní ìtẹ̀fún méjì fúnra rẹ̀ so ìtẹ̀fún so nítorí ìtàwílì burúkú tó gbalẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ní pé a ẹ̀ẹ́ kílùkọ́ rẹ̀ ẹ̀ẹ̀nú eh, eh, ara à ah, ṣe bí in tó wà lọ́kàn ló mátà so ń wo kò sẹ́nìkan nú gbogbo àwọn tí wọ́n ń tẹ̀ fún yẹtẹ́ bí gbogbo wọn náà gbà pé kìnnìkún ò gbà pọ́lọ́wọ̀n bá ní tẹbá sí wọ́n tó tọ́ àpapá jùlọ àwọn haúsá mi ẹlòmí lè lórí ẹ̀ kódà ń bẹ nú àwọn politician yìí bá ń ṣe tún báwọn yẹn ṣe kórìíra wọn tó ẹlòmí ò ní fẹ́ tẹ̀ fún gan eléyìí wà pẹ̀lú àwọn politician Hausa mi dáadáa orí so tí ò ní fẹ́ tẹ̀ gan ara àti ara so ẹ́ rí pé yóò mọ̀ so tó bá tún wá tẹ̀ so ọ̀nà méjì wọ́n máa ń wọ́ sí wọ́n máa ń wọ́ sí pé à ah, pé dọ̀rúrọ̀ ni ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń wọ́ sí pé àkóso ah, àwátá so tàwílì burúkú ló fà tá fi ń kọ́ sílẹ̀ yọ sálàyé rẹ̀ fún wa pé kò yé kìí ṣẹbọ so bákanáà a so a kílùkọ́ rẹ̀ aláọ̀kọ́ nìyàn ní pé èyí tó jẹ́ kíni èyí tó jẹ́ pé kúfùrù ló ma ń jẹ́ ní gbogbo ọgbà iṣẹ́ yẹn gangan kúfùrù ló ma ń jẹ́ òun gánà sí kíni ó tún lè má jẹ́ kíni ó lè má sọ ẹni ẹni kèfèrí fún ọdúrù kan àbí kíni àbí kejì a láti jẹ́ kí ni ó wà láti sọ́kàn rẹ̀ tó fi ṣe nǹkan yìí so yé so èyí tẹ́yàn tí ẹ wá ní láti máa di sọ́kàn rẹ̀ tó fi ṣe nǹkan yìí ẹ má sì mígbọ̀ ṣe rí kí ẹ máa lọ síbi sàárè èyí ó kọ gbogbo ẹ̀ pátápátá rẹ̀ kódà èyàn lè máa ṣe ìtìláàkù so ibáyìn ànábì àkílòkọ rẹ̀ àwọn olùmọ́ máa ń ṣeré wọn ò sì ní fẹ́ máa yẹnẹ̀nà rẹ̀ kó a máa ibi tó ti ń kìlọ̀ fáwọn èèyàn kó a máa sàlàyé pé ilé ìkú fara sọ ara máa kìlọ̀ fún wọn ní kíkìlọ̀ tó lágbára gan ìkìlọ̀ tó lágbára gan oyí so yíò máa kìlọ̀ fún wọn ní kìlọ̀ tó lágbára gan so in ta ń sọ kọ́ ni pé èyí téèyàn ó ní bùkátà ni pé kíni kèése ń tà ń sọ ni pé èyàn ó àwọn táwọn bá wá ń ṣe èyí tí kò tẹ́bọ ìpé ẹn tó bá fi lọ bá ọkílọ́kọ rẹ̀ alágbègbà ẹn tó bá fi lọ bá oníṣẹ̀ṣe ẹn tó bá fi lọ bá oúnjẹ àràbí gbogbo nǹkan báyìí kúfùrù ní oye èyí ó lè lọ́rọ̀ lórí ẹ̀ so kìí ṣe ń sọ ní kéèkéè wá dé ọ̀rọ̀ so yí so àwọn èyí tí ẹ wá ní bùkátà láti ni èròǹgbà Eh, àwọn èyí tẹ́yàn ní bùkátà láti makíni láti makíni èròǹgbà ẹniyàn gangan kó tó wá di kèfèrí ó túnmọ̀ pé òun gan kíyàn tó wá lè pèyàn ní kèfèrí ń bẹ̀ ó gbọ́dọ̀ pàsì tú step mélòó step méjì ó gbọ́dọ̀ pàsì tú step mélòó step méjì step alákọ̀ọ́kọ́ òun ni pé kíyàn mọ̀ pé á èròǹgbà oye èròǹgbà rẹ̀ lèyí tó ṣe lèyí tí ó jẹ́ kúfúrù aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì tí wá ní pé kó má ṣe kíni kó má ṣe pé ọdúrú wà fún in tí ó yá àwọn tekfiri ní ẹ̀ta ma ń kàfàrà àwọn olórí lábàlá alhukumu bi ghairi ma anzalallah tó rípé lẹ́wù akílùkọ rẹ̀ lẹ́wù méjì ni èyí ó wòye sí kíyàn tó lè pè ní kíyàn oye oh, yeah? aláàkọ́ òun ni wípé kó ṣe pé èyí tó ṣe kíni èyí tó jẹ́ kéfè èyí tó ń sọ̀yà dí kéfè ní ẹ̀gangan náà ló ṣe kíni ló ṣe òun ló gbà lérò bóò láti ṣe mẹ́lẹ̀ kó ṣe kíni kó sọ àbí kó ṣe kíni àbí kó kọ́ sóyẹ́ kó sọ àbí kó kọ́ so tó bá wá tún wá sọ náà àbí tó kọ́ náà sóyẹ́ tó bá wá sọ náà àbí tó kọ́ ó lè ẹ̀rì lè ní mo sọ ó lè kọ́dì kọ́dì ní kéèsé pé ah, ìpìlẹ̀ ní pé kò tún ní jẹ́ kèfèrí àbí èyí tó pọ̀jù ní pé kò ní jẹ́ kèfèrí rárá nǹkan tí mo sọ kọ́ nìyẹn ó lè má jẹ́ kèfèrí oye tó bá tún ṣe pé èyí tó jẹ́ kúfúrù yẹn náà ló ṣe ni ọdúrù yẹn bóyá kò mọ̀ pé lápẹrẹnsì èyí tó ní bùkátà sí pé kíyàn máa àdìsọ́ kẹyàn nínú rẹ̀ ní pé kíyàn máa búra lọ́nà tó ṣe pé ó ti wá àzọ́mọ̀ kí ní ẹ ó ti bàbàrà nǹkan tó fi ń búra yẹn ju ọlọ́run ọba lọ oye àẹwà pẹ̀ sákẹ̀ ah bàbá ọlọ́kadà kí ní rẹ̀ ah ìdúnmà rẹ̀ ní pé ẹ ti gbé ògún sókè ọlọ́run ọba ẹ ti gbé ògún lọ wọ́n ni àwúzùbìlá àwúzùbìlá àwúzùbìlá àfá ibi tẹ́ àwárá ah, yìí tí mo gbà lérò kọ́nù àwúzùbìlá àwúzùbìlá oye so kí ni túnmọ̀ ilé so jáàlì àtàìmọ̀ká oye so ọzúrù mi tún lè kọ́ di sẹ́rí gbogbo ilé ìtò ṣe pé gbogbo àwọn tí wọ́n tí yíò mọ̀ dá gbogbo orú àwọn ọ̀rọ̀ báyìí padà lọ ọ̀dọ̀ àwọn olùmọ̀ náà lè yóò dá padà sí so a sì rá pẹ̀ẹ̀rẹ̀ lára sheikh muhammad ibn abdul wahhab ní pé kódà àwọn tí wọ́n bọ sàárè àwọn tí wọ́n ń pè ẹni tó wọ̀n nù sàárè nínú àwọn juhala sheikh muhammad ibn abdul wahhab ò kàfàrà wọn so yí so àwọn tí wọ́n ń pè ẹni tó wọ̀n nù sàárè so sheikh muhammad ibn abdul wahhab ò sí ni wọn ò kàfàrà wọn so yí báyẹ̀ so a ah, the same thing náà pẹ̀lú al-hukm ma anzala Allah tó bá ti ẹ̀wà tó wá jẹ́ pé kí ni tó bá jẹ́ ṣe pé èyí tó jẹ́ kúfùrù yẹn náà ló gbà lérò oye ó tún lè má jẹ́ kéfèrí ó lè ó lè ó lè ó lè má jẹ́ kéfèrí so bóyá látara ìmọ̀ká látara ta'wil lápẹ́lẹ́nsì láyé alimama ahmad rahimahullahu ta'ala alimama ahmad kàfàrà àwọn tó wá sọ pé al-Qur'an ṣùgbọ́n ẹ̀lmẹ́mà ahmadu kàfàrà àwọn olórí tí wọ́n sọ bẹ́ẹ̀ oye torí wọ́n àwọn àfá burúkú wọ́n ṣe kíni wọ́n dá ọ̀rọ̀ rúmọ́ wọn lọ́wọ́ wọ́n sì dá òdodo rúmọ́ wọn lọ́wọ́ wọ́n sì mọ̀ pé àwọn olórí yóò sí lórí ìmọ̀ ìmọ̀ tó lọ títí nínú ẹ̀sìn tẹ́yìn ó fi ṣe kíni tẹ́yìn ó àwọn olórí yé látọ̀dọ̀ alimama ahmad rahimahullahu ta'ala ẹ wo ìgbọ́ ìṣesí àwọn olórí ẹ wo ìgbọ́yé látọ̀dọ̀ alimama ahmad so òun náà wá ní ọ̀rọ̀ sheikh salih ọ̀rọ̀ sheikh salih al-fawzani ló ń tọ́ka sí nígbàtí wọ́n bi wọ́n ní béèrè yìí wọ́n sọ pé kí ni qad yakunu hunaka udhrun ó lè ṣe pé àwọn excuse wà so sheikh salih fawzani ló fi rìnlẹ̀ yìí so sheikh salih al-fawzan ló fi rinlẹ̀ yí pé qad yakunu hunaka udhrun so tabaro lérí mi tó ṣe kí ni tó sọ àwọn nǹkan mi nínú àwọn nǹkan tí a ẹ̀bọ́yà al-hukm bi ghayri ma anzala Allah tó jẹ́ kéfè tó jẹ́ kúfùrù tó ṣe pé kúfùrù gangan ni kíníyà so yí pé kúfùrù gangan ni kíníyà àdìsọ́kàn rẹ̀ so iru eni bayi aa awon olumowo oye si e pe a ah, so ma ti n se so ni ozuru ko ni ozuru keferin ko ni ozuru keferin bo ni won si ma pe ko ni ozuru ninu awon ona ti won fi ma ohun ni pe ko ohun genge funra re ko ma pepe si

in tí àwọn àfá àti ọmọ sípin ní tá fi pé al-Qaddafi so lórí Libya ń gbà yí tá fi pé ní kèfèrí nìyà torí wọ́n ṣe ìkọ́mà hujja fún so wọ́n ṣe ìkọ́mà hujja fún àti wọ́n establish ẹ̀rí lé lórí wọ́n jókòó pẹ̀lú rẹ̀ so ní pé a òun dìnáyì hadithi annabi sallallahu alaihi wasallam so òun dìnáyì hadith annabi sallallahu alaihi wasallam so àti pé òun sọ báyìí báyìí báyìí báyìí òun sọ àwọn nǹkan báyìí báyìí báyìí báyìí òun sọ pé ẹ eh, kul huwa allahu ahad kama sọ pé kul kama sọ pé huwa allahu ahad kama sọ pé huwa allahu ahad òun sọ pé àwọn rọ́fídọ̀ ní àwọn mùsùlùmí ìpìlẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó sọ so táwọn olùmọ̀ àwọn lẹ́jìnà so ní Saudiya wọ́n sì kí ni wọ́n jókòó tí wọ́n sì gbà mánà yálà kó gbọ́ nǹkan táwọn olùmọ̀ ń bá sọ ó tún délù rẹ̀ ó tún lọ sọ kíni ó tún lọ tẹ̀síwájú lórí nǹkan tó ń sọ yẹn ni so ah despite pé aláìmọ̀kan àmìnì tí ó dákàkà mọ́ sínú ẹ̀sìn ọlọ́wọ́ ba so bó ti yọ́ jẹ́ àmì ẹ̀ tó wọ́n tún wá yẹ̀nà náà fún yẹ̀nà náà fún yẹ̀nà ó yarí náà ni àtàwọn tó pọ̀ tó àkàwọn àtàwọn kan tó pọ̀ tó pọ̀ nínú àwọn kúfùrù tó kó sí ó ní kúrò Allahu ahad ẹ gbọ́dọ̀ ká ní kúl ẹni huwa Allahu ahad kúl yá ayú alkafirun ẹni yá ayú alkafirun àti kan tó pọ̀ bẹ́ẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn kúfùrù tó kó sí táwọn lórí ẹ̀ lórí ẹ̀ ọyẹ ó sì yarí ó sì tún bẹ̀rẹ̀ sí ń pèpè sí ó sì bẹ̀rẹ̀ sí ó sì tẹpẹlẹ ma so eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì ká mọ̀ ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì kí a mọ̀ barakallahu fikum so Shaykh Saalih Al Fawzān rahimahullahu ta'ala wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àlàyé an-Nāqid al-Khāmis nǹkan tó so Shaykh Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala sọ pé alkhamis nǹkan tó wọ́n ń ba islamu jẹ́ mayà lọ́wọ́ ẹlẹ́karùn man abghada shay'an ẹni tó bá kórìíra nǹkankan man abghada shay'an ẹni tó bá kórìíra nǹkankan mimma ja'a bihi rasulu sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run ọba annabi wa muhammad sallallahu alaihi wasallam gbà kódà kó máa fi nǹkan yẹn kó máa fi àṣìṣẹ́ṣe kó máa implement kìní yẹn kó máa lo kìní yẹn kó máa practice kìní yẹn kafar irú ẹni bẹ́ẹ̀ ó di kèfèrí o lẹ́ẹ̀kẹ́ sí al-khamis nǹkan lẹ́ẹ̀kàrún nínú àwọn nǹkan tó máa ń sọ́yàn di kèfèrí tó máa ń ba islam jẹ́ mọ́yàn lọ́wọ́ man abghada shay'an ẹni tó bá kórìíra nǹkankan mímá já àbíhì rasúlù sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tó ṣe pé òjíṣẹ́ ọlọ́run ọba nẹ́bàá muhammad sallallahu alaihi wasallam muwa wàlà wà ámìlà bíhì kódà kóhun gangan máa ṣe kíni kó máa lo kíní ẹ̀ kafar so sheikh salih al-fawzan sọ pé wà dalilu qawluhu ta'ala ẹ̀rí fún ìpìlẹ̀ ilé òun ni gbólóhùn ọlọ́run ما أنزل الله فأحبط أعمالهم so ذلك ìdítẹ́lẹ̀ ìfi sẹ́lẹ̀ ní pé bí annahum karihu ma anzala Allah ìdítọ́lọ́wọ́ bá fi fi ta'asan ìdítọ́lọ́wọ́ bá fi fi ìparun fáwọn kèfèrí torí pé áyà tó síwájú rẹ̀ kí lọ́wọ́ bá sọ والذين كفروا fata'asan lahum báwọn ló síwájú والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم so والذين كفروا فتعسا لهم so ìdí tó fi ṣe pé ta'as ma jẹ́ ti wọn tó fi ṣe pé ìparun so yóò ma jẹ́ ti àwọn kèfèrí òun náà ni wípé dhalika bi annahum karihu ma anzalallah ìdí nìyẹn pé torí pé wọ́n kórìíra nǹkan tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ fa ahbata a'malahum fa nítorí náà ahbata a'malahum Ọlọ́run bá sì bà iṣẹ́ wọn jẹ́ bà gbogbo iṣẹ́ wọn jẹ́ that is àwọn iṣẹ́ tí wọ́n rò pa àwọn níṣẹ́ bí ma ṣe khidma àwọn alálàájì táwọn kèfèrí ma ń ṣe nígbà jahiliya so ọlọ́wọ́ bá sọ pé aja'altum siqayata al-hajji wa imarata al-masjid al-haram billahi wal yawm al so àwọn ṣẹ́ táwọn kèfèrí ma ń ṣe nígbà jahiliya yìí àwọn ṣẹ́ tí wọ́n kàkún so ní pé ọlọ́wọ́ bá bá ṣẹ́ wọn jẹ́ o ay abtalaha ọlọ́wọ́ bá bá jẹ́ fadalla ala anna bughda shay'in mimma ja'a eléyìn tọ́ka sí pé ìkórìíra nǹkankan nínú nǹkan tí òjíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alaihi wasallam mú wá ìkórìíra rẹ̀ riddatun anil islam èyàn dágbére fẹ́sì islam nìyàn èyàn apostatize nìyàn èyàn fi ẹ̀sì islam lẹ̀ èyàn gúnrí kò nínú islam wa annahu yahbitu wa annahu yahbitu al-amal ma ń ba iṣẹ́ jẹ́ وذلك أن أصول الإيمان وأركانه torí pé àwọn ìpìlẹ̀ iman àtàwọn orígun iman al'imanu billah òun náà ni ìgbàgbọ́nù Ọlọ́run Ọba wa mala'ikati ìgbàgbọ́nù àwọn mala'ika rẹ̀ wa kutubi ìgbàgbọ́nù àwọn tírà Ọlọ́run Ọba wa rusuli ìgbàgbọ́nù àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba wal yawmil akhir ìgbàgbọ́nù ọjọ́ kan wal qadari ìgbàgbọ́nù kádàrá khairihi wa sharrihi èyí tó dáa ni àti èyí tọ́mọ èèyàn rò pàbúrú ni faman naqasa shay'an minha ẹni tó bá fi dí nǹkan kù nínú àwọn orígun àbí ìpìlẹ̀ ìmáni lam yakun mu'mina kò ní máa jẹ́ mu'mini ọ wal muradu bi qawlihi in ta yi ó sì jẹ́ èròǹgbà pẹ̀lú gbólóhùn Ọlọ́run bá ma sunna náà sínú التي جاء بها الرسول صلى الله عليه وسلم سنة تذيكي وجيسي الله با موا فالذي أنزل الله على قسمين أوان قطر أباس كالي إكميجي لقنشي القسم الأول إكمي على القرآن وهذا هو الوحي الأول إليني وحي على والمصدر الأول أتي ريفرنس على من مصادر الإسلام نينو عن ريفرنسز الإسلام alkismu thani ìpín ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ as-sunna òun ni sunna allati jaa biha ar-rasulu sallallahu alaihi wasallam sunna tó ipe òjíṣẹ́ Ọlọ́run bá mú wá li annaha wahyun min Allah torí pé wahyi ni sunna látọ̀dọ̀ Ọlọ́run bá jalla wa ala Ọlọ́run bá tó gbangban tó ga jùlọ wallahu jalla wa ala yaqulu an nabiyyihi muhammadin sallallahu alaihi wasallam Ọlọ́run bá tó gbangban tó sì ga jùlọ ó ń sọ nípa annabi rẹ̀ muhammad ní pé wà máa yẹ́ ń díkò ánìl hawa kò ní máa sọ̀rọ̀ látara fẹ́ẹ̀nú o bẹ́ẹ̀ sì ni kìí sọ̀rọ̀ látara fẹ́ẹ̀nú in huwa illa wahyun yuha àyàfi kó ṣe pé wáhì tán ṣe kíni tí wọ́n sọ̀kalẹ̀ fún ni wáhì in tó bá mú wá fún yín fakhudhuhu ẹ gbà wọlé o wa ma nahakum anhu fantahu in tó bá kọ̀ fún yín ẹ̀sì kíni ẹ̀dàdú ẹ jìnà sí ọ fasunnatu hiya alwahyu thani sunna ni wahyi ẹlẹ́kejì walmasdaru thani àti reference ẹlẹ́kejì min masadir islam inú àwọn references sí islam that is bita man padà sí wọ́n ní fa mahabbatullahi azza wa jalla kasi nífi ọlọ́wọ́ bá rí o wa mahabbatu ma anzalahu kásì nífẹ̀ẹ́ nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ a'azamu anwa'il ibada eh, eh, ìránṣẹ́ tó ga jùlọ ni ìránṣẹ́ nínú àwọn ìránṣẹ́ tó ga jùlọ ni thumma mahabbatu rasuli sallallahu alaihi wasallam lẹ́yìnà yìí nífẹ̀ẹ́ òjíṣẹ́ wa mahabbatu sunnatihi àti ìnífẹ̀ẹ́ sunna rẹ̀ fa mahabbatu Allah ìnífẹ̀ẹ́ ọlọ́wọ́ ba wa mahabbatu rasulihi sallallahu alaihi wasallam ìnífẹ́ súnnà òjíṣẹ́ ìnífẹ́ òjíṣẹ́ rẹ̀ yaqtadiyani méjèèjì necessitate pé mahabbata ma jaa anillahi wa rasulihi ìnífẹ́ nǹkan tó bá wá látọ̀ọ́dọ̀ Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ wọ́n ni wà bughdhu shay'in mimma jaa anillahi kí yẹn wá kórìíra nǹkankan tó wá látọ̀dọ̀ Ọlọ́run bá aw jaa anir rasuli sallallahu alaihi wasallam àbúwá látọ̀dọ̀ òjíṣẹ́ yaqtadi bughdallah ó ṣe kí ni ó necessitate pé èyàn kórìíra Ọlọ́run Ọba nìyẹn jalla wa ala Ọlọ́run Ọba tó gbọngbọn tó ga jùlọ au bughdar rasul abu necessitate pé èyàn ṣe kí ni èyàn kórìíra òjíṣẹ́ Ọlọ́run Ọba nìyẹn fahadha riddatun eléyìí èyàn apostasy ni o èyàn dágbére fún islam ni wa kufrun billahi azza wa jal àti ìṣe kèfèrí sí Ọlọ́run Ọba wọ́n ní falwajibu kó nífẹ̀ẹ́ nǹkan tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba min al-Qur'an nínú Qur'an wa yuhibba ma jaa 'ani ar-rasuli sallallahu alaihi wasallam kó sì nífẹ̀ẹ́ àwọn nǹkan tó bá wá látọ̀dọ̀ òjíṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run Ọba Ànábì wa mahabbati Allahi din so kí a sì nífẹ̀ẹ́ sí fàyínkẹ́rì ha shay'an min dhalik tí a bá fi wá kórìíra nǹkankan nínú àwọn eré fàhádá dalilun ala adami ala adami imanihi eléyìí ẹ̀rí ló ń tọ́ka sí pé kí ni ẹni yẹ kò sí imani lọ́dọ̀ rẹ̀ qawluhu wọ́n ní gbọ́lọ́hun sheikhul islam muhammad ibn abdul wahhab pé walaw amila bihi ní pé kò bá máa implement kìníyẹ kó máa fi kìníyẹ ṣiṣẹ́ sí wọ́n ní ay fa innahu la yakunu mu'minan kò ní ma jẹ́ mu'mini o fa innal munafiqin torí pé àwọn munafiki o lamma kanu yubghiduna allaha wa rasula nígbàtí wọ́n kórìíra Ọlọ́run ba àtòjíṣẹ́ rẹ̀ wa kanu yubghiduna alwahya wọ́n sì kórìíra وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول تما صفوا كوي ما بواسي بين كتلون با سوكالو ati eti ma esi ma bo wasodo jíṣẹ́ rẹ̀ eleya fi wo nínú àwọn aya tí tó síwájú tá ti wò dáadáa ra'aita almunafiqina yasudduna anka sududa ó ma rí àwọn munafiki tí wọ́n guriko lọ́dọ̀ rẹ̀ ní guriko wọ́n limadha yasuddun Shaykh Saalih Fawzān sọ pé kile ta fin guriko لأنهم يغضون الكتاب والسنة تريد أن أقول ترى رابعة سنة وإن كانوا يعملون بهما في الظاهر قد أقول سيكون أولا من practice رأني بانبا أولا من سيكون ومن سنة ومن سيكون كتنا أبا سكالي أتي سنة نبانبا ولكن يبغضون ذلك بقلوبهم سبحان وقول إليه بلوكا وعملهم وعملهم في الظاهر iṣẹ́ wọn tí wọ́n wá ń ṣe ní gbangba yẹn la yufidu shay'an kò ṣe kíni kò ṣe wọ́n láǹfàní kankan oye so eléyìn ó ń dáwà padà sí pàtàkì ìtún ọkàn yà sí nǹkan àwọn èèyàn máa ń wò pé tí a bá ń sọ pé islahul qulub àbí kí ẹ máa tọ́ka sí ni pé àbíyàn ìwà dáadáa ìròrí dáadáa àti kíni àti ìjìnà sẹ́sẹ̀ ara aláwọ̀kọ́ ni pé kíni kéèyàn tún ọkàn yẹn ṣe nípa nǹkan tó jọmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti tawhid so that èyàn ò ní di manáfikí láìmà láìmà kó hún ti wà nínú àwọn manáfikí so eléyìí náà tún dáa padà sí ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin Taa sàlàyé tẹ́lẹ̀ pé ní pé yẹn ní bùkátà láti mọ àwọn kúfúrù kọ̀ọ̀kan wà tí yẹn ní bùkátà láti mọ pé kí láti sọ́kàn ẹni ìtẹ́lòmí wọn wò ní pé ẹ̀bọ̀ tó bá ṣe pé àdìsọ́kàn rẹ̀ ní kúfúrù tí ó wá sọ jáde ńkọ́ fílẹ̀ pẹ̀lú Ọlọ́run oye fílẹ̀ pẹ̀lú Ọlọ́run Ọba so fílẹ̀ tí ó dọ́dọ̀ Ọlọ́run Ọba ìṣẹ́bí sọ́sà fi hàn sáwà ní ní pé àwọn ah, òun gbà pé Islam náà ló yẹ ká lò àmọ́ lọ́kàn rẹ̀ yí tí ń sọ yẹn kò kèéṣin tó sọ ní kèéṣin tó bà lérò ní in tó gbà náà ní pé oh, Islam wo oh, Islam wo ṣe Islam láà máa lò ní kọ́ọ̀sì láà máa lò ń kíní lákùnkùn pé Islam lọ jàre àmọ́ tẹ́ bá ka mọ́ kọ́nà yóò máa parọ́ ó lè so bọ̀tá ní torí pé kí ni torí irọ́ àwọn òkúrọ́ àti ẹ̀tàn àwọn ẹlẹ́tàn káwà kọjá àlà kódà ọlọ́run ọba gan ò fẹ́ bẹ̀ fún wa kí lẹ̀rí lórí eléyìí ẹ̀rí lórí ẹ̀nà ni hadithi Usama ni hadithi sahaba nabi ní pé ó wá fẹ́ pa kèfèrí yẹn kèfèrí yẹn wá sọ pé kíni ní pé òun jẹ́rìí pé kò sí si tó tọ́ sí ìjọsìn òun sì pé annabi wa muhammad sallallahu alaihi wasallam so ní pé òjíṣẹ́ ọlọ́wọ́ ni so ó wá pa osama ní pé annabi ó Ah, ìgbà tó wá dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ìròyìn ti dọ́dọ̀ annabi annabi wá bínú sí gan pé ya usama akọtaltahu ba'da ma qala la ilaha illallah ah ó pa lẹ́yìn ìgbà tó sọ pé la ilaha illallah ó pa lẹ́yìn ìgbà tó sọ pé la ilaha illallah usama ta annabi sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ sí gẹnifa yí pé àwọn sahaba annabi sallallahu alaihi ó ní haiba ẹni tó yí pé ó ní haiba ó ní respect gan lọ́kàn wọn sọ̀hábà a sallallahu alaihi wasallam wa bínú sí gá kíyàn bínú sí yà débi pé èyàn sì yànà kẹ̀kẹ́ wọ́n sì yànà kẹ̀kẹ́ ah, kí má ti gba islam àyàfòjọ́ yẹn ẹ ìbínú yẹn sí so lati fi defend ara láti fi defend ara rẹ̀ ni ah, ó pá lẹ́yìn ìgbà tó sọ pé ṣẹ́lọ láìláìlá ó pá so ẹni tí ó tí ó tá àmọ̀ pé ń parọ́ náà àbí tá àmọ̀ tá àmọ̀ pé ń parọ́ torí tá bá ti mọ̀ pé ń parọ́ ó túnmọ̀ pé àti kí a ti ní ẹ̀rí tí ó ṣe gbára lé nìyàn bóyá ní ọ̀rọ̀ rẹ̀ àbí nù nǹkan tó kọ so ẹni tá àmọ̀ àmọ́ ń parọ́ ni àmọ́ ṣe kí ni àmọ́ ń parọ́ ni ní pé ah, àwọn mọ̀sán ẹ̀ eh, afá eh, ah wọ́lá ìṣẹ̀ríà náà ló yẹ kálò ah gaskiya ṣẹ̀ríà náà ló yẹ kálò pé a máa máa tọ́ ọlọ́wọ́n bó foríjì wá ọlọ́wọ́n bó ah èyí tá ń lò ikò dáa àwọn náà gbà kófin yóò ah òfin yóò dáa òfin yóò dáa àmọ́tẹ́ bá ti kó wájú rẹ̀ tẹ́ bá ti gíní tọ́rọ bá ti pa yín mọ́ ṣẹ̀ríà o ṣẹ́rẹ́ àwọ́ ẹ̀yẹ̀ rẹ̀ aláwà máa lò oye so kódà kó máa parọ́ fún wa in tó hàn sí wà yẹn náà làwọ́ máa lò so in tó hàn sí wà yẹn náà ni a lè a lè dọ́lọ́wọ́ ọba a lè mọ̀ tó wà lọ́kàn àwọn èèyàn so nínú àdánwò àwọn èèyàn tún lè pé ṣe mọ̀ pé tẹ bá ti ń sọ pé kìí sí gbogbo ẹ̀ ló sọ àwọn èèyàn díkẹ fẹ́rí ẹlòmí o mọ̀ parọ́ number one náà tàbátí ẹ̀kọ́kọ́ fẹ́ kìlọ̀ fún yàn a ní ma sàlàyé fún yàn pé eléyìí ò sọ díkẹ fẹ́rí eléyìí kúfúrù lọ́lọ́wọ́ bá pẹ̀

pé ní ṣírkù yẹn náà ni kí ní ṣírkù lànàbí pé ẹ̀mọ́tán pé kúfúrù kúfúrù oye so èyí ò tí èyàn bá wà níbi tí èyàn fi ń dẹ́rùbà àwọn èèyàn èyí ò tí ẹ̀ ní kọ́kọ́ máa pín fún wọn pé ẹlẹ́ ẹlẹ́ ara oye so ẹlẹ́ẹ̀kejì náà ti ẹ̀ tún wá ní pé ẹlẹ́ ìjẹ́ rọ́dù fáwọn tó sọ pé ẹ wà máa sọ pé àwọn kan wà téèyàn ní láti ma ẹ̀yàn pé tẹ́ bá ti ń sọ fún wọn ẹni tí ó ẹni tó bá wà lọ́kànyàn ní ma ń sọ kódà kẹ tó sàlàyé fẹ́ lóyìn pé eh in tó fẹ́ sọ ìkọ́kọ́rò dáadáa o tó bá sọ eléyìí kò ní sọ di kèfèrí o tó bá sọ eléyìí yóò ṣe gíní yóò sọ di kèfèrí o yóò sì tún sọ ìtó sọ di kèfèrí oye so àwọn èèyàn in tó bá wà lọ́kàn wọn tó fẹ́ dóòtì náà ni èyí tẹ́ sọ yìí ẹ́ tuntun sọ fún èyí tẹ́ sọ yìí mà ní ń sọ̀rọ̀ ní kèfèrí bẹ́ẹ̀ ni in wà lórí ẹ̀yìn so eléyìí ó ṣe pàtàkì gẹun so wọ́n ní wa amaluhum fi zahir wọ́n ní iṣẹ́ wọn tí wọ́n ṣe ní gbangba tó hàn la yufidu shay'an kò ṣe wọ́n láǹfàní kankan li'annahu taqiyya torí pé wọ́n fi ṣe kí ni wọ́n fi ń bóra ni wa junna wọ́n fi ń ṣe gàgá ni wa illa fahum fi qararati anfusihim tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni àwọn oníkọ̀rọ̀ ẹ̀mí wọn yubghiduna al-qur'ana wa sunna àwọn munafiki kórìíra qur'ana àti sunna wa li hadha idiniyawo hakama allahu alaihim a bi àti pé wọ́n wà ní ìpele tó wà lẹ́jù wọ́n wà ní ìpele tó jíjù ìpele tó rẹ̀lẹ̀ jù nínú ná ibẹ̀lẹ̀ àwọn manáfikí wà ma annahum pẹ̀lú pé àwọn manáfikí yóò ya'maluna fi dhahir wọ́n ma ń ṣe ní gbangba àbí wọ́n ma ń ṣe níbi nǹkan tó hàn bil wa sunna pẹ̀lú wọ́n ma ń ṣiṣẹ́ pẹ̀lú tírà àti sunna lakin ṣùgbọ́n lamma kanu yubghiduna dhalik ṣùgbọ́n nígbà tí wọ́n kórìíra ilé fi qulubihim nígbà tí wọ́n ti ń ilé lọ́kàn wọn saru kuffaron wọ́n di kíni wọ́n di kèfèrí ashaddal kufri ní ìṣe kèfèrí tó lágbára gan wà azabuhum ashaddal ashaddul azab ìyà wọn náà sire ìyà tó ṣe kíni ìyà tó lágbára jù fahum fi darkil asfali minan nar tó rẹlẹ̀ jù ìpele tó wà lẹ́jù nù náà wà nù yubghiduna ar-risalati wal-kutub àwọn tí ẹ kórìíra àwọn iṣẹ́ tọ́lọ́wọ́ bá fi ráhùn òjíṣẹ́ rẹ̀ wal-kutub wọ́n sì kórìíra àwọn tíra qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé wa idha qila lahum ta'alaw wọ́n ni ta bá sọ fún wọn pé ẹ má ila ma anzala Allah síbi nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ wa ila rasul àti nǹkan tí ẹ má bàwá sọ́dọ̀ òjíṣẹ́ qalu hasbuna wọ́n ni ti tó fún wa ma wajadna alayhi aba'ana in ta wọn bàbá wà lórí ẹ̀ awalaw kana aba'uhum la ya'lamuna shay'an wa la yahtadun ṣé kò kín ṣe pa wọn bàbá wọn wọn ò makaka ni bẹ́ẹ̀ sì ni wọn ò mọ̀nà ṣé pa wọn bàbá wọn ò mọ̀nà ni wọn sì wọn sì wọn sì makaka wani àwọn àwọn mushrikun àwọn kèfèrí kule man sọ ilé qalu yakfina wọn man sọ pé ti tó wa ma wajadna alayhi aba'ana àwọn kan ta bá wa lórí ẹ̀ min al-'adat nínú àwọn àṣà wal ahkamil jahiliya àtàwọn àdájọ́ ayé ojúdúdú ayé ojúdúdú so àwọn àdájọ́ ayé ojúdúdú àwọn àdájọ́ gba jahiliya wọ́n ní wà fil ayatil ukhra wọ́n ní nínú aya mẹ́o ọlọ́run bá sọ pé wa idha qila lahum ittabi'u ma anzala Allah tán bá sọ fún wọn pé ẹ tẹ̀lé nǹkan tọ́lọ́run bá sọ kalẹ̀ qalu wọ́n ma sọ pé yálà àwó tẹ̀lé nǹkan tá bá wọn bàbá wa lórí ẹni awalau kana aba'uhum la ya'qiluna shay'an wa la yahtadun ṣe kò sí pàwọn bàbá wọn ò nílà aka yàrá ni bẹ́ẹ̀ wọn mana so ilé jẹ́ kó sì jẹ́ agbà tító pẹ̀lú ìwọ̀nba ilé kọlọ̀ọ̀bá subhanahu wa ta'ala kó jẹ́ kí èyí taka kó ṣe wá láǹfààní láyé àti lálqiyama kí o mọ́ da هذا والله أعلم